ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقف الله سبحانه وتعالى أترى لكم كاتقفون النبوة محمد صلى الله عليه وآله وسلم هي تيجي لك jẹ́ ẹlẹ́kẹta nínú àwọn àbí ẹlẹ́kẹrin nínú àwọn ìrìn ìjọsìn tàbí òun náà ni zabuhul qurban ìmọ̀jú nǹkan fún ẹlòmílẹ̀yìn Allah lè tó jẹ títí ìwà ìsúnmọ́ gbọ́jí kákọ́ lọ mọ̀ pé azabuhu ala kismayn ìmọ̀ pàǹkan sí ojú ìmọ̀ pàǹkan kalẹ̀ ìmọ̀ ta ẹjẹ kalẹ̀ ìmọ̀ dùn kan ọ̀nà méjì ló pín sí pa nǹkan tó gbáfẹ́ jẹrẹ lásán هذا مباح وليس هو عبادة ilé ó wà permissible kìkín ṣe ìjọsìn èyàn kan fi kíyàn jẹ adìẹ èyàn dẹ̀ pa díẹ̀ àbí ẹran èyàn dẹ̀ pa ẹran àbí bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wà innama huwa dhabuhun lil akli ṣe bí èyàn kan pa láti jẹ lásán ni kò sí kẹkàtọ́ ìtọ́kẹsẹ̀lẹ̀ ní pé tó bá ti fẹ́ pàgbẹ̀rẹ̀gbẹ̀ ọgbọ̀dọ̀ dárúkọ ọlọ́run ọba sí tó bá ti ń pa bismillah ọlọ́run sọ ní Kùránì pé wala ta'kulu lam yudhkar ismullahi alayhi ẹ gbọ́dọ̀ jẹ tí wọ́n bá ti dárúkọ ọlọ́run ọba sí nígbà tí wọ́n pa so hadith yẹ ti wà tí wọ́n ike wọn mọ̀ ń gbé ẹranwá fún wa a sì rọ̀ bí wọ́n dáhùn kọ́ lọ́bàá sí àgbín ọ̀dá sí anẹ́bí ni ẹ̀yẹ dá sí tí yìí tó fẹ́ jẹ ní ẹran bismillah kò sì jẹ ẹran tí ẹ̀ so pípa nǹkan yíò kọ́ kò níṣe pẹ̀lú ìbádà mubahun ẹ̀yẹ ká pa nǹkan fún jíjẹ lásán an ojúpọ̀nà wípé ìyẹn fi ń wá ìsúnmọ́ Allah subhanahu wa ta'ala فهذا نوع من أنواع العبادة إليه قو إيران كان nínú àwọn oníran ìran ìjọsìn ta ní kazabuhil adọ́ọ̀hì gẹ́gẹ́ bí àwọn ẹran ta mọ́ ń pa fún léyá ẹran léyá tẹ̀wọ̀n a ń pa ní ìpa ìsúnmọ́lọ́wọ́ àwọn alálàájì wa dhabhil aqiqa lil mawlud ẹran ta ma ń pa níjọ́ keje ta bá bímá wa hadhihi dhabaihu ibada la yajuzu at-taqarrub biha ila Allah àwọn ìpankátà ń sọ yíò kọ ìjọsìn ni kò tọ́ kò tọ́ kíyàn fi súnmọ́ ẹ̀dùmí tó ẹnikẹ́ni tó bá pa nǹkan ní ipa títí ìsúnmọ́ tó bá pa fẹ́ lómi lẹ́yìn Allah ipa títí ìsúnmọ́ eléyìn kọ́ o ti kó sí ẹbọ ẹbọ ní ọkọ́ sí so ló fi jẹ́ pé ó léwu àwa tí wọ́n mọ́ fún ládùá àwọn àfọ́ ládùá àwọn ní ó wà lọ́wọ́ ẹ̀dìyẹ dúdú kí ló dé tó fi tó ti lọ ọdún mẹ́ta tó ti ṣe kíní kan wà dákọ̀ àmọ́jẹ̀mú ó wà mú lọ bá ti darí ogun tó bá ti wá dóríta mẹ́ta ó wà pa wọ́n náà ti rí pé eléyìí kìí ṣe kó fẹ́ pẹrẹjẹ mọ́ wọ́n náà ti mọ̀ fún àrẹ́mà ó pẹrẹjẹ o eléyìí tó ṣe yíkọ ẹgbọ́ ni pẹ̀lú Allah subhanahu wa ta'ala because ìpankan ní ojúpọ̀nà ìsúnmọ́fẹ́ ta ìjẹ nǹkan sílẹ̀ ní direction from the angle of wípé mo fẹ́ fi súnmọ́ Ọlọ́run nìkan ẹgbẹ̀gbẹ̀ súnmọ́ so o wá fẹ́ pa ọkà fẹ́ jẹ́ tí ẹ̀yìn ò yàtọ̀ so tó bá fẹ́ pa títí súnmọ́ Ọlọ́run nìkan ló gbọ́dọ̀ fi súnmọ́ o gbọ́dọ̀ fi súnmọ́ nǹkan méjì yàtọ̀ sí Allah wọ́n wá tẹ́ ẹ̀yà dàbà sílẹ̀ wọ́n fi ra ìsẹ̀rẹ̀ wọ́n fi ra orí rẹ̀ wọ́n fi ra apá rẹ̀ wọ́n náà ti mọ̀ pọ́ ìsẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́ọ̀bá ní kò nídìí kẹsọ fún ọ so àbíkẹ́ lọ síbi sàárè ipi a ẹ̀yà tẹ̀wàdù sàárè ẹ ti sọ́mi lọ ẹ ti sọ́mi bọ̀ ọya ẹ̀rẹ̀ mẹ́wàá ní ẹ̀bá pásójúbọ àbí kẹlùmí ramọ́tò àbíkóra ma kó rọ̀ kada àbíkóra na pep ibi táyà rẹ̀ kó mọ́ lèbà lásìdẹ̀ntì àwọn afáwà fún láwọn àwọn iṣẹ́ tí ó fà gbà tó fà tán tó fà ìfàkúfà wọ́n gbọ́ wá pa ẹran alìkọlọ half black half white àbíkọ́sà fún láwọn specifications kan specifications yẹn àwọn àlìjẹ̀nú náà fún wọn láwọn fún wọn tó ráwọn àlìjẹ̀nú náà fẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀ tán mọ̀ sọ́mọ́tò wọ́n fi àlìjẹ̀nú kọ̀ọ̀kan síbi táyà kọ̀ọ̀kan so wọ́n wà ní kọlọpọ̀ ẹ̀rẹ̀ báyìí ọya ó wà tẹ̀jẹ̀rẹ̀ sí ẹ̀sì táyà alákọ̀ọ́kọ́ tàbí kò fi wọ́n àgbíwọ̀ tó ṣẹ̀ṣẹ̀ kó lọ sílé tuntun wà lọ pa màlúù ńlá torí báyìí torí báyìí torí báyìí tó bá pa ó wà wọ́n ẹ̀jẹ̀rẹ̀ sá orúgun mẹ́rin inú lé ìwọ náà ti mọ̀ fúnra rẹ̀ wípé ìtẹ̀jẹ̀sílẹ̀ tó tayọ ń nìkan lè mọ́ ń pa nǹkan lè mọ́ ń dùn kan fún láti súnmọ́ ọlọ́ba ọgbọ̀dọ̀ sí fẹ́lú mílẹ̀ Allah subhanahu wa ta'ala kíni dí ọlọ́ni kúl ànábì sọ fún wọn inna salati wa nusuki dájúdájú ìrun mi wa nusuki àti dúnkan mi tí mo dú wa mahyaya wa mamati bíbẹ̀ mi tí mo bẹ láyé ikú mi tí padà kú lillahi rabbil alamin ọlọ́ọ̀bá nìkan lónìí gbogbo ẹ̀ nǹkan mẹ́rin lẹ́dàkọ́ mẹ́rin mọ́dákọ̀ ìbádà méjì wọ́n dákọ̀ in tó jẹ́ bí orùgbò bí ọlọ́rọ̀ méjì ìrún àti ìdúnkan wọn lọ́rọ̀ nìkan ló ní gẹ́gẹ́ bó ti jẹ́ pé ẹ̀mí rẹ̀ àti wíwà láyé àti ikú rẹ̀ tó padà kú ọlọ́bà nìkan náà ló ní kàpà lórí tó wá rí tún orí èrè àkọ́kọ́ yẹn sọ́lá àti nusuk ni ẹkejì mi náà sọ́lá àti nahru ni ó yá kírù fọ́lọ́ ọba rẹ̀ kó wá dùn kan sórí ọ̀nà méjì ń kọ́wọ́ ọlọ́run azab ọlọ́ọ̀bá dákọ̀ papọ̀ sọ́lá sí ni ìwọ náà pé sọ́lá nínú àwọn ìbàdá ti fi lágbára jù ní tí ń jẹ́ àwọn ìbàdá albadaniya gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà annusukun kọ́wọ́ nínú àwọn ìbàdá almaliya àwọn ìbàdá ti táwọn fi dúkìá ṣe so wani kọrọnan nahara ma sala fakama annahu la yajuzu sala li ghayrillah fakadhalika dhabuhu wan naharu ala wajhi at-taqawwi la yakunu illa lillah gẹ́gẹ́ bó sì jẹ́ kó gbọ́dọ̀ kí fẹ́ lómìnà Allah gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni annahar idun kan ó gbọ́dọ̀ du fẹ́ lómìnà dẹ́yìn Allah tí ànábì ni láàrín Allah man zábà ní ọkọ̀ níbi láà igbí ọlọ́run ànábì sí pìlẹ̀ ní tó bá dùn kan fẹ́lómi lẹ́yìn Allah láàrín Allah man láàrín walidayhi ọlọ́run lè gbí ọlọ́run bá kúmọ bá ní tó bá sí pè fún bàbá rẹ̀ àti yá nínú ẹ̀sìn èyàn tó ń dá àdádálẹ̀ tí ń bá ìsìn ọlọ́wọ́ bá jẹ́ ọlọ́run ní ìgbé ọlọ́run kó mọ báwọ̀ tó bá ń dáàbò gbogbo ẹni ọ̀nà tí èyàn bá ń dáàbòbò wọn ó pọ̀ bí àbí kí ẹ máa lu ẹnu láti máa fi dáàbòbò wọn ni àbí kí ẹ máa tẹ́ láti máa dìfẹ́ndì wọn wípé ẹnú eh, ẹsá àfàwọn náà lẹ́ àdítẹ̀lẹ́ ìbẹnu Sahih Bukhari ìbẹnu Sahih Muslim tánàbí sí ìpele ọgbùnkúnkú so anẹ́bì tó ní pé láàrín aláhùn mọ̀nà gọ́yà rọmaná ara al'ardi igbi ọlọ́run kọmọ báwọn tó bá ń change àwọn kínáǹpẹ̀ àwọn boundaries ìlú igbi ọlọ́run kọmọ bá

an ishkuru li wa liwalidayka ilayya al-masir ọlọ́run ni a ti sàsọtẹ́lẹ̀ fún yẹn ìmọ̀ṣẹ̀ dada sáwọn òbí ọlọ́run wá ní ìyà rẹ̀ tọ́lọ̀ bá ti wájá kọ àwọn òbí ọlọ́run wáyọ̀ yà sọ́tọ̀ ọlọ́run kọ́kọ́ láwọn òbí ọlọ́run wáyọ̀ yà sọ́tọ̀ ìdí ni wípé ìyá rẹ̀ ó ṣe wàhálà tó pọ̀ ó kọ́kọ́ gbé ọsẹ́kùn fún ẹ̀mọ́ fún oṣù tó ní iye ó mọ́ ń jù bẹ́ẹ̀ lọ nígbà míì kìí sí tó bẹ́ nígbà míì wọ́n tún wá fún ọlọ́mú gbogbo ẹ̀ ó padà lóbi ọdún méjì ìwọ́fẹ́ mú yá pa ó wá dàgbà tán ó wá ń ṣe pìlẹ̀ àwọn òbí rẹ̀ Allahu akbar ẹ wo ìkan nínú àwọn ẹni tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn tàbírùn tán pè ní Uwais al-Qarni Uwais al-Qarni nínú iṣẹ́ tó ṣe tó lágbára gan tó bí súnmọ́ lọ́wọ́ bá o náà ni ìdó ti yáyàn kẹ́ẹ̀dẹ̀ ma rẹ̀ yáyàn lọ́lọ́lọ́lọ́ so ìtumẹ̀ ní pẹ́sì ní ká ṣe dada sáwọn òbí ní wọn ni ká pọ̀ wọlé ní ọlọ́wà ni wà in jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilm àmá èyí tí yóò bá fẹ́ jẹ́ ká ṣe táwọn ní pé lẹ́yìn kí náà pítà ní pé àwọn òbí lọ́lọ́wọ́ bá kékeré Islam lówó fẹ́yìn tóhun gbogbo kan nínú Islam wásàtù ní Islam ọ̀fẹ́ kárin àárín mọ́sàsẹ́jù mọ́sàsẹ́ tó àṣẹ́jù tó wá ní ká tún wá sọ àwọn òbí kásọwọ́ di ọlọ́run kékeré ẹlòmí òní pé lẹ́yìn ọlọ́run ìyá òun lókù tó wọn mọ̀ àbọ̀ ẹlẹ́bọ náà ni ọrùn mọ́dàmára rẹ̀ ẹ̀rọ ẹlẹ́bọ ní ọmọrẹ̀ ṣe rà rẹ̀ wà láàmá ẹlòmí òní pé ara o tó bí bá ní kíyàn sí nǹkan ṣe tọ́lọ́run yóò ní ṣèbọ́lọ̀ ní ẹmọ̀ tẹ̀lé àwọn òbí wa ọlọ́run tó ní ẹmọ̀ tẹ̀lé àwọn òbí tó bí wájú ọlọ́run lọ ní ọlọ́run wá ní wà ìjá àdáka ala an tushrika ní sàlaka bí ìrìn

wọ́n ni ọba ń ra sìgá wá à ah, ò ní ra wáwù lọ́ba ń ra ọtí wá mo fẹ́ háì àbúlọ́ba ń ra igbó wá àáfẹ́ fa igbó wò wá nira kan wá lú ọ ó ṣe sùúrù lórí lílù ẹ àmú nira tó rọ̀ gbọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ lórí aburú àwọn kí wọ́n ní pùpàtán ya fagbó yìí ni wọ́n so ó túnbọ̀ tó sẹ́nà lára wọn ó yà lọ́wọ́ pọ̀mí wá ní wọ́rọ́ ó sì mọ̀ sí wá sí fún wọn dájì bẹ̀mọ́ sí kí ní ìmọ̀ mọ́mí bẹ̀mọ́ sí ilé ìmọ̀ ilé yóò dá ọlọ́wọ̀n ọ̀fẹ́ alaihi wasallam so èyàn gbọ́dọ̀ balance ni o ní òbí wọn o tún ní disrespect wọn kódà ẹlòmí ò kí mọ̀ pé ìmọ̀ òbí àwọn òbí níbi tó bá jẹ́sẹ̀ òun gangan ní ìmọ̀ ṣe bí rùlùwà lè dé ipò ṣe dáadáa sáwọn òbí ni pé òbí ni ó sin tí ó dá wà lòbí sí tó kí tó bá ṣe ó tó ti sẹ́lọ̀n sóbí ọlọ́run ìdí ìwọ sẹ́lọ̀n fún ààrẹ ó tún wá sẹ́lọ̀n sí lọ́mù so àyòbí ẹ̀mọ̀ yẹ ní jẹ́ pé bíbìlì wà lè dáadáa sóbí nù ló jẹ́ kí ìgbà tánú Ibrahim alayhisalam bàbá rẹ̀ sọ́gbà ó yá kàdọmọ̀ sẹ́gbọ́ olóòwò sí tó ó tún ṣe wá sí bàbá rẹ̀ bàbá mi èwo lẹ́ ń jọ́sẹ̀ fún tí ò lè sọ̀rọ̀ tí ò lè gbọ́sí bàbá mi kí ló dé ṣe ìtọ́nù lẹ́ńsẹ̀ yìí ọ̀tá ọlọ́run ṣe ìtọ́nù ẹmọ́sìn náà gbàsí bàbá ló ó lẹ̀ lóko ìbòhẹ́mù náà wà ní pèmínú sí lẹ́yìn lóko tẹ̀bá lẹ́mí lóko ìbínú lẹ́yìn o ìyìn gọ́ o kí ló sọ ó nílà astagfirọ́nà lákì ìmọ̀ ah, tó rà fórí jẹ́sẹ̀ fún yín náà ni ìmọ̀ bí ọlọ́ọ̀bá fún yín kọ́lọ̀ fún yín mọ́nà ìmọ̀ bí ọlọ́ọ̀bá fún yín títí bàbá padà kú lẹ́lẹ́bọ nínú àwọn tí wọ́n sì gbé nínú ọlọ́ọ̀bá ni bàbá wọn wà but àwọn ń ṣe tí wọ́n gbìyànjú tí wọ́n gbàtí bàbá olóòlẹ́ olóòlẹ́ tó ń padà

gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà èyàn tí bá ń dáàbòbò ní bídíà alẹ́bí sí pèlẹ̀ ohun wọ́n tó ń dáàbòbò àwọn onífẹ́ẹ̀nú àwọn tí wọ́n dáadáa Muhammad sallallahu alaihi wasallam ẹwà rẹ̀ lómi onílọ́lọ́mọ̀ṣe súnnà gbogbo ìgbésí ayé rẹ̀ ìdáàbòbò tí ń dáàbòbò àwọn tí ń dáàbòbò náà àwọn onífẹ̀ẹ́nú ẹlòmí ti àti padà wà rí wọn tẹ́yẹ́ ó sì padà dìkan pẹ̀lú wọn ìwò ẹni ò bẹ́yìn se máa ẹ̀yìn ìṣẹ́ súnnà àwọn ilé ìtàn dá ìṣẹ́ orí gẹ́gẹ́ ìbẹ́ bá se máa wọ́n wà bẹ́ẹ̀ táwọn náà pọ̀ káàkiri ilé ayé oníkálùkù ní fíra rẹ̀ tí ṣe tó dáa a máa tó dáa kò mọ̀kọ̀lọpọ̀ ní àwọn èèyàn rí fún ọ̀tọ̀ bá tẹ̀lé jọ́nà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ìpè annabi kó máa bá ohun ìpè ọlọ́ọ̀bá látara kí ni ìwọ ló ń tẹ̀lé súnnà àmọ́ tán sí ìdàkejì súnnà ni wọ́n wá ń bá ṣe àwọn ni wọ́n ń dáàbòbò àwọn ni wọ́n ń jòkó tí àwọn ni wọ́n ń pẹ̀pẹ̀ sí kódò tún gbógun ti àwọn tán tẹ̀lé ojú ọ̀nà nábì ní ìmọ̀ dáàbòbò àwọn ẹni anú ẹni ibi tán bẹ̀ẹ̀ sí ọlọ́wọ́ so فمن هذه الأمور الملعون من, من فعلها so nínú adiji àti sọ àwọn tí wọ́n ṣépè fún ọ̀nà ni àwọn tí àti sọ yìí so bàbá tún mention bí pé ẹ wá kiyan pere fún walima ni mo ka bususu le ni báyìí àwọn ya wa le ẹ wò ẹ bá pa ẹran ẹ ka bususu tó aládùúgbò yìí ẹ wá jẹran le wa ere kò sese nbe kódà tó da ni kódà nínú àwọn wa tó yẹ ká àwọn ìwà tó yẹ kí afakala ujo ni ima invite àwọn ya wa nínú àwọn ìtàtàmà ń ṣe láwọn lágbà ń gbà ìtàn sí dáadáa kódà tó sì wà lára wọn jìsí ẹ̀lmí ò káwò sùsùn bí ọ̀rọ̀ lẹ́ni ó yá ẹwù ẹ̀rẹ̀ káwà ń bí ẹ̀rẹ̀ yìí dámù lù yàrí lápùn ẹbá ń pá ẹwà jẹun wọ́n ká pẹ̀rẹ̀ náà kàwà jẹun náà ó wá lọ́pẹ́ bí báyìí ní lọ́dọ̀ tí wọ́n bí tánìkà bá sí báyìí pé tọ́ ẹ̀rẹ̀ mùsùlùmí lápùn ẹbá mi jẹun ah, ah, ní àmọ́lọ́wọ́ ó fẹ́ láti bí ogún ọdún ẹ̀ sílípàsì lásán ọ̀ rírà ọwá ní pé ẹnìkan gba rísìkì rẹ̀ kò sẹ́lì kẹ̀kẹ́ tí ń gba rísìkì yìí wọ́n pè kí ìwà jẹun ni kódà ọgbọ̀dọ̀ tó má pè wọ́n specifically ọgbọ̀dọ̀ bẹ́ẹ̀ nítorí nínú àwọn ìwọ̀ Ànábì sọ hakul muslimi alal muslim khamsa ìwọ̀ musulmi lórí musulmi márùn ni nínú rẹ̀ ní pé ìjábátù dáwà tí bá pè ọkọ̀ wájẹ ọgbọ̀dọ̀ mọ́ wàá ó gbọ́dọ̀ wá jẹ́ pé ẹ̀tọ́ mi ní náà tí wọ́n náà bá pè mí èmi náà gbọ́dọ̀ wá nítorí ẹ̀tọ́ ti ẹ̀nà gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀tọ́ ta ní sẹ́ra wa ní kéèké bí ẹ̀wọ̀ èmi ọlọ́run kíni kí nẹ́fẹ́ fún ajẹ́ mi ọmọ ah, a sì jẹ́ nẹ́fẹ́ fún ajẹ́ àṣìjẹ́ bò tẹ́mi wá fún láṣìjẹ́ jẹ́ wọ́n náà fẹ́ mìíràn láṣìjẹ́ in tó mọ́ ṣe ẹ̀rẹ́ tí ó bá ti ságbò yẹ́sì láwùjọ oníkálùkù mọ̀ ní tí ó máa ma kẹfí sẹ́ra wa àmá àwùjọ tó pé ẹ̀sìn yọ́nà bá lórí lẹ́mẹ̀ ó wá kèmìkèmà inú tèmi ó ti ẹ̀dùn dáadáa ni wo ká tún wá yẹjú títí ọ̀sán mẹ́wọ̀n so èyí nǹkan kò sàbúrú bẹ̀ àmọ́ àwọn pípa tá ń sọ yẹn ìwọ náà ti mọ̀ mọ́ sí pípò mọ̀ àwọn dídùn kan tán ti fún ọgbẹ́kò lọ dúró yẹn bẹ́ẹ̀ tó bá ṣe kíní kan ó tún ṣe kíní kan ó tún ṣe kíní kan ó tún sàwọn sàá mọ́sí in tó bá ti rí ní Kùránì ọlọ́ọba tó rí ní súnnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam dákùnmọ́ bá wọn débẹ̀ wù àbí Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ rẹ̀ nìkan wárí rẹ̀ sí gbogbo hada wa sallallahu wa sallam ala Muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa